Out loud, hallelujah. I'd like to shake hands with two or three persons. Say you are welcome in Jesus' name. Jesus is going to bless you today. Glory be to the name of the Lord. Raise up your right hand to the heavens. Ẹ nawọ́ ọ̀tún yín sókè ọ̀run. And declare this loud and clear. Yes, we buy lóhùn rárá. My father. Bàbá me, Plug me to the socket of the Holy Ghost today. In the name of Jesus. Lórúkọ Open your mouth and declare it. Plug me into the socket. Sọ Of the Holy Ghost today. Ẹ̀mí mímọ́ Plug me into the socket of the Holy Ghost today. Sọ mí In Jesus' name we pray. Now say every part of darkness. Gbogbo ìkòkò òkùnkùn. Cooking my glory. Tó ń gbé ògo mi kaná. Break! Fọ́. In the name of Jesus. Lórúkọ Jésù. Break the power of darkness. Wọ ìkòkò òkùnkùn. By the power of the Holy Ghost. Nípa agbára ẹ̀mí mímọ́. In the name of Jesus. Lórúkọ Jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù la This next prayer is for everyone here today. Make sure that you pray with aggression. Ẹ rí O rod of God. Arise. Dìde. Part my Red Sea. Bí òkun pupa mi níyà. Can I hear the sister saying this this morning? Àwọn aláàbò ló wí báyìí. Brothers, shout it louder than the sisters. Uh-huh. Everybody shouting it louder! and clear. Uh-huh. In the name of Jesus. Let the rod of God arise and part my Red Sea. In the name of Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Bí àlá gbogbo pàtó ìfọ̀bẹ̀rẹ̀ ìgbà ìtọ̀ sígi lọ́lọ́dọ̀. here and declare this louder than anyone around you. Please make sure that nobody's voice overshadows your own now. You will shout this loud and clear. Pharaoh of my father's house! Pharaoh ilé bàbá mi! Let my people go. Jẹ́ kí ènìyàn mi In the name of Jesus. Open your mouth and begin to declare. Something must happen to you here this morning. The Pharaoh must release that which he has held captive. In Jesus' name we pray. Wonderful God, we thank you for this wonderful morning. Accept our thanks in Jesus' name. The prophecy concerning this morning's meeting. Is that you will surprise us. Lord, I pray that you would lay your hands upon your people in the name of Jesus. And by the time we leave this service, let all the glory belong to you. Let all the blessings belong to us. And all the shame belong to the devil. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Let's have a seat. God bless you. There is someone here this morning whose life will no longer remain the same after this meeting. This is not a joking matter. If you are that person shouting loudest hallelujah. Crushing the yoke fífọ́ àjàgà of satanic delay ti ìdádúró sátani. Crushing the yoke. Rírún àjàgà wómúwómú. Of satanic delay. Àjàgà sátani ìdádúró. Please listen very very carefully to this short message. Ẹ ká tẹ́tí ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ ìwàásù kúkúrú yìí. Which is just scratching the top of a deep message. Èyí tó jẹ́ wípé híha orí ìwàásù tó jinlẹ̀ ni. Crushing the yoke. Fífọ́ àjàgà náà wómúwómú. of satanic delay. àjàgà ìdádúró sátani. in the book of proverbs. nínú ìwé òwe. chapter thirteen. orí ìkẹtàlá. verse twelve. ẹsẹ̀ ìkejìlá. proverbs chapter thirteen. ìwé òwe orí ìkẹtàlá. verse twelve. ẹsẹ̀ ìkejìlá. he says this. ó kà báyìí. hope deferred. ìrètí pípẹ́. maketh the heart sick. mú ọkàn ṣàìsàn. hope deferred ìrètí pípẹ́ maketh the heart sick. mú ọkàn ṣàìsàn. to defer there is another is another word for to delay. láti mú nǹkan pẹ́ níbẹ̀ ọ̀rọ̀ mìíràn fún ìdádúró ni. hope deferred make the heart sick. I pray that all the hearts that are sick here this morning. as a result of satanic delay. shall receive deliverance in the name of Jesus. Now go right back to the book of Genesis. Genesis chapter 19. There was somebody there that was asked to depart from a place. ẹnìkan wà bẹ́ẹ̀ tí wọ́n wí fún pé kó kúrò níbì kan. but the spirit of delay held him down. ṣùgbọ́n ẹ̀mí ìdádúró ó dì mú síbẹ̀. the spirit of delay held him down and it will have held him down unto final destruction. ẹ̀mí ìdádúró dì mú síbẹ̀ ẹ̀mí ọ̀hún ò bá sì dì mú títí di ìparun pátápátá. Genesis chapter nineteen. Genesis orí kọkàndínlógún. verse fifteen. ẹsẹ̀ ìkarùndínlógún. and when the morning arose. nígbà tí òye sì là. the angels hastened Lord. nígbà náà ni áńgẹ́lì náà lé lọ. They were hastening the man, saying, Arise, take thy wife and thy two daughters, which are here, lest thou be consumed in the iniquity of the city. Verse 16 says, And while he lingered. say, Can you turn to somebody and say, I will not linger unto destruction? Kọjú sẹ́nìkan lọ́ra Turn to another person and say the same thing loud and clear. Turn to a third person and shout it loud and clear. While he lingered. the angels had no option. They laid hold upon his hand. wọ́n dá ọwọ́ lé. and upon the hands of his wife. àti aya rẹ̀ and upon the hands of his two daughters. àti ọwọ́ lórí àwọn ọmọ rẹ̀ méjèèjì. the lord be merciful unto them. olùwà ṣàánú fún wọn. and they brought him forth and set him without the city. so wọ́n sì mú jáde wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà. In, in the mod, in modern day language, the angels dragged them out of the place. The spirit of delay had come upon Lot and his family. Now, in the book of Deuteronomy, chapter 2, Deuteronomy chapter 2, I read from verse 1. Deuteronomy 2. From verse 1. I say this again beloved. There is someone here this morning. Whose life will no longer remain the same after today's service. So I've said it again a second time. Then we turned and took our journey unto the wilderness of the way of the Red Sea. As the Lord spoke unto me, and we compassed Mount many days. Read this Yoruba very well. And the Lord spoke unto me saying, Ye have compassed this mountain long enough. Olúwa sì wí fún mi pé ẹ̀yin ti yí òkè yìí kápẹ́ tó. Turn you northward. Ẹ padà sí ìhà àríwá. They were roaming around the same place. Wọ́n fẹsẹ̀ gbálẹ̀ yìí káàbì kan náà. Roaming around the same place. Wọ́n fẹsẹ̀ gbálẹ̀ yìí káàbì kan náà. The spirit of delay. Ẹ̀mí ìdádúró. A dog chasing his tail. Ajá tó ń lé ìrù rẹ̀. Beating about the bush. Tó ń sáré kiri láì lé nǹkan kan. Had cut them up. Ó ti mú wọn. Now, in the book of Matthew, chapter 25, we say tragic story. Matthew twenty-five. Matthew 25. Matthew 25. I'm reading from verse 8. wọ́n kà láti And the foolish said unto the wise, Give us of your oil, for our lamp are gone out. But the wise answered and said, Not so. Let there be not enough for us and you. But go ye rather to them that sell and buy for yourself. And while they went to buy, the bridegroom came. And they that were were ready went in with him to the marriage. And the door was shut. Finish. The delay caused by their not acquiring extra oil. Ìdádúró tó ṣẹlẹ̀ nípa láti má ní òróró ànító àti àníṣẹ́kù. Make the door to be shut against them. Ó mú kí a ti ilẹ̀kùn mọ́ wọn. I decree by the decree of heavens this morning. Mo pàṣẹ nípa àṣẹ ọ̀run yìí. At every limitation. Pé gbogbo ìdádúró. Every stagnation. Gbogbo ìdúrósójú kan. Every stillness. Gbogbo ìpẹ́síbì kan. That the enemy has fired into any life here. ti ta sínú ayé ẹni yìí. Die in the name. name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. What does it mean to delay? Kí ni ìtumọ̀ ká dá nǹkan dúró? To delay means to retard. Kí wọ́n ó dá nǹkan dúró túmọ̀ sí pé kó fà á sẹ́yìn. To hinder. Kí wọ́n dàbù rẹ̀. To prolong. Kí wọ́n fa nǹkan pẹ́ to postpone until until a later date. kí wọ́n so ohun kankan sùn dọ̀la. to slow the thing down than expected. kí wọ́n mú kíní ọ̀hún lọ́ra ju bó ti yẹ lọ. to be consigned to the waiting room of life. kí wọ́n sọ ènìyàn sí gbàgede ìrètí ayé. it means to arrest. ó túmọ̀ sí pé ká mú nǹkan so. to detain. ká dá nǹkan dúró. to suspend. kéèyàn ó gbé nǹkan kọ́. or to withhold. That's what we mean by to delay. So generally is to slow down. Slow down. That's why we keep telling people. Any dream about picking snails, picking tortoises, they are terrible dreams. They, dreams of delay. Àlá ìdádúró ni. If ever the person will arrive. Bonítọ̀ wọn ò bá tiẹ̀ débi tó ń lọ gan. Because if we put a snail down now. Nítorí tá a bá gbé ìgbín kalẹ̀ báyìí. I say get on your marks. Tàbá tàbá sì ní wá sáré. Get set. Múra àti sáré. Go. Má sáré lọ. Your destination is London. Ibi tó ń lọ ìlú ọba ni. The snail will not get there till it dies. Ìgbín ọ̀hún ò ní débẹ̀ tí ó fi kú. There are several kinds of delays. And I want you to understand this very well. Destiny. Is a function of time. And destiny. Is an interest of God. Because that's why he created you. Destiny. It's an interest of man. Because man wants fulfillment. Destiny too. Is an interest of devils. So they target the destiny of people. Satan troubles a person because of his future. Sátánì a máa da ènìyàn láàmú nítorí ọjọ́ iwájú rẹ̀. So most time when the devil looks at somebody. Torí náà lọ́pọ̀ ìgbà téṣù bá wo ẹnìkan. And he finds that he cannot derail your destiny completely. Tó sì rí wípé òun ò lè ṣe àyànmọ́ rẹ lọ́nà pátápátá. Then it delays you. Yóò wá dá ọ dúró. It delays you. Yóò dá ọ dúró. Believing that when you are delayed long enough. Ó nígbàgbọ́ pé bóun bá ń dá ọ dúró. That the person will be destroyed. Pé onítọ̀hún yóò parun. That the story of the five foolish virgins. Àṣẹ ẹ̀ka ìtàn àwọn múndíá òpè márùn-ún ni. They delayed the purchase of their oil. Wọ́n dá ríra òróró wọn wọ́n dá dúró. They bought what they should buy at the wrong time. Wọ́n ra ohun tó yẹ kí wọ́n rà lákòókò tí ò yẹ. They delayed and the door was shut. Wọ́n ní ìdádúró wọ́n sì tilẹ̀kùn mọ́ wọn. The door of destiny is closable. Ilẹ̀kùn àyànmọ́ ó ṣeé tì. Once it is closed. Níwọ̀n ìgbà tán bá tì í. That is it. Ó parí. I declare by the decree of heaven again today. Mo tún pàṣẹ nípa àṣẹ ọ̀run. That you will not regret. Ṣé o ní kábàámọ̀? In the name of Jesus. Lórúkọ Jésù. If I were in your shoes, my amen will be loud and clear. So delay is destructive. Ìdádúró wàyí ohun ìparun ló jẹ́. God knew this when he asked those angels to drag Lot out of. Ọlọ́run mọ ohun tó ń ṣe nígbà tó sọ fáwọn áńgẹ́lì pé kán wọ́ lọ́ọ̀tì kúrò. I have information for you here this morning. Mo ní ìròyìn fún ọ ní ìlówùúrọ̀ yìí. There are angelic forces here. Àwọn áńgẹ́lì ń bẹ́ẹ̀ bì. That are here today to set you free. Tí wọ́n bẹ́ẹ̀ bì láti tú ọ sílẹ̀. so that if there is a delay that has been holding you captive. tó jẹ́ wípé tí ìdádúró kan bá wà tó fi ọ sínú ìgbèkùn. they will forcefully pull you out of that stronghold of delay. wọ́n ti tipátipá fà á kúrò níbi ìdádúró. in the name of Jesus. lórúkọ Jésù. different categories of delay. onírúurú ìdádúró. There is only one good delay. All other delays are bad. Ìdádúró kan tó dára kan ṣoṣo òun ló wà. Àwọn ìtókù wọn ò da. That is divine delay. Òun ni ìdádúró látọ̀dọ̀ Ọlọ́run. God sometimes delays deliverance. Ọlọ́run nígbà mìíràn a máa dá ìtúsílẹ̀ dúró. He delays breakthroughs. A máa dá àlàjá dúró. For his own specific purpose. Nítorí ìdí tó mọ̀ fúnra rẹ̀. For example, if God knows that you are going to have an accident at the front bí àpẹẹrẹ tọ́lọ́run bá mọ̀ pé ó ní jàǹbá ọkọ̀ níwájú. he may decide to puncture your tyre now. ó lè pinnu láti mú kí táyà ọkọ̀ rẹ ó jò báyìí. so when you are busy fixing the tyres because of the, the delay in fixing that tyre. nígbà tó o bá ń pààrọ̀ táyà ọkọ̀ náà nínú ìdádúró àti máa pààrọ̀ táyà ọkọ̀ yìí. the tragedy will happen minus you. àjálù ọ̀hún ó ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ sí wọ. There are people who, if they had caught up a vehicle at the motor park, they would not be alive today. Àwọn ènìyàn wà tó jẹ́ pé tó ti wọ ọkọ̀ kan níbi tí wọ́n ti ń wọ ọkọ̀ ni wọn ò bá má sí láyé lónìí. But something delayed them, maybe hold up something they got there late and the vehicle was just leaving. Ṣùgbọ́n ohun kan dá wọn dúró bóyá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tàbí nǹkan kan ṣàṣẹlẹ̀ tí wọn ò fi lè débi tó yẹ kí wọ́n ti wọ ọkọ̀ ọ̀hún. And by the time they got there, they found that the vehicle they were rushing to catch had crashed. Nígbà tí wọ́n sì fi débẹ̀ wọ́n ṣàwárí pé ọkọ̀ tí wọ́n ń sáré àti lọ wọ̀ ó ti forí ṣánpọ́n. so by divine intervention they were delayed. nípa ìdásí ọlọ́run olódùmarè ọlọ́run dá wọn dúró. that is the only good delay. ìdádúró kan ṣoṣo tó dára rèé. I've shared these testimonies with you before. ó ti sọ̀rọ̀ yìí fún wa rí. Let me share it again today so it, for you to understand what they call divine delay. Ẹ jẹ́ ń ṣàlàyé rẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí ká lè lóye ohun tá à ń pè ní ìdádúró Ọlọ́run. Many many years back. Lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. There was this fellow. Ọ̀gbẹ́ni Iwa. Who came to me. Tó wá bá mi. And said pastor. àgùntàn. God said. Ọlọ́run wí You are the one who will pray for me. Ìwọ ló gbàdúrà fún mi. And I will get a scholarship. N ó sì rẹ́kọ̀ ọ̀fẹ́ gbà. You will pray for me. Ó gbàdúrà fún mi. I will travel abroad. N ó rìnrìn àjò lọ sókè òkun. You will pray for me. Ó gbàdúrà fún mi. I will get a PhD. N ó gboyè dókítà. God said it's you that will do the prayer. So every service day, every counseling day, he was there waiting for me. This was many Years ago. Sometimes when I was busy, I say, excuse me sir, you can go away, I'm so busy. They say, no, if I'm the last person, I will wait. ẹ máa lọ ná iṣẹ́ pọ̀ fún mi lónìí á ní rárá òun ò dúró tóun ò fi rí mi. there was a day I was even already in my car he, he had to he rushed to the car and put his head inside the car say just lay your hand on my head and and pray today's prayer on it. ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ti ẹ̀ṣẹ̀ débi pé mo ti wà nínú ọkọ̀ mi ó ní láti súré wá bá mi nínú ọkọ̀ ó bá torí bọnú fèrèsé ọkọ̀ pé ṣáà dáwọ́ lé mi ṣá. and this went on for three years eléyìí sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún bí ọdún mẹ́ta gbáko. it got to a time whenever I saw him coming my heart to make gbim say this man is here again today <laughs> he is still here. ó débi pé tọkùnrin ìbá ń bọ̀ tí n bá rí tó sì ń bọ̀ lọ́ọ̀kan ọkàn mi ó lù pìpìpì ah ọ̀gbẹ́ni ìsúre lónìí. amen. Ami, you can imagine my joy ẹ lè worú tí yóò wá sọ́kàn mi. the day he came to my office. lọ́jọ́ tó wá bá mi. I said pastor lólùṣàgùtàn. your prayers have been answered. àdúrà yín ti ṣe ìtẹ́wọ́gbà. this is my ticket this is my scholarship paper i'm travelling tomorrow. ìwé tí wọ́n fi rìnrìn àjò lọ sókè òkun rèé ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n fún mi rèé wọ́n rìnrìn àjò lọ́la. you can imagine my joy. ẹ wo orú tí yóò wà lọ́kàn mi. i was so happy to get rid of him. inú mi dùn débi pé ó bọ́ lọ́rùn mi. So as I kneel down, let's pray. I prayed for him for 15 minutes non-stop. So that, so that he won't come back and trouble my life. And he went. Praise the Lord. When he arrived at the first airport, policemen were waiting for him. And they arrested him. Put him on handcuffs and they were taking him away. they said he was a drug carrier. as they took this man away. in that foreign airport. he was shouting loud and clear. Ah ah. Ah ah. Upon all the prayer that Dr. Lukoya prayed for me. Lórí gbogbo àdúrà tí dókítà Olúkọ̀yà gbà fún mi. They say arrested me here. Wọ́n tún mú mi ń bí. This is not good enough. Eléyìí ò já tó. I'm sure those white men who arrested him will have been wondering who is Dr. Lukoya? What is this man talking about? Ó já mi lójú pé àwọn aláwọ̀ funfun tó mú un, wọ́n ti máa wò pé ta ló tiẹ̀ ń jẹ́ dókítà Olúkọ̀yà gan, kí ló ń sọ? So they locked him up that night. Wọ́n bá tì í mọ́lé lálẹ́ ọjọ́ náà. The man did not understand what was happening. Oye ohun tó ń ṣẹlẹ̀ ò yọkùnrin. He cried and cried and cried in the cell. Ó kígbe kígbe ó sunkún nínú túbú. By the morning. Lówùrọ̀ ọjọ́ kejì. He was not crying again. Kò bá sunkún mọ́. He was dancing. Ó bá ń jó. Because by the time he saw the newspaper. Nítorí nígbà tó wo ìwé ìròyìn. The next plane he was about to take. Bàálù tó yẹ kó wọ̀. Had crashed. Ó ti forí ṣánpọ́n. Everyone died. Gbogbo èèyàn tó sì ń bẹ́nu bàálù ọ̀hún ló kú. His arrest at that airport pé wọ́n mú ní pápá òfurufú yìí. was what detained him from entering to that place. òun ló dá a dúró láti má wọnú bàálù tó forí ṣánpọ̀ ọ̀hún. so when the policeman came the second day. nígbà táwọn ọlọ́pàá bá wá tán wá dé lọ́jọ́ kejì. I said sorry we want to apologize it was a mistaken identity it's not you. ọba má bínú abẹ́tọrọ gáfárà àṣì ọmú ni ìwọ kó ló yẹ ká mú. it's not you want to arrest. ìwọ kọ́ la fẹ́ mú. somebody else. ẹlòmíì la fẹ́ mú. promise us you will not sue us. ṣèlérí fún wa pé pè wá lẹ́jọ́. Eh, eh, su <laughs> ẹjọ́ wẹ̀ kò yé mi. ẹjọ́ That's what they call divine delay. Ohun tá à ń pè ní kọ́lọ́run ó nǹkan dúró rèé. Sometimes God wants to clear away some enemies that are surrounding you that will not allow you to enjoy your benefits. nígbà mìíràn ọlọ́run ò fẹ́ láti gba gbogbo àwọn ọ̀tá tó yí ọ kó gbá wọn kúrò kó lè bá gbádùn ìbùkún rẹ. those who will eat your breakthrough alive. àwọn tí wọn ó jẹ àlàjá rẹ lóòyè. so he clears them away. yóò wá gbá wọn kó lọ́nà. that is divine delay. ìdákọ́lọ́run ó dà nǹkan dúró rè that is the only good delay ìdádúró tó dára kan ṣoṣo rè. any other delay. èyí tó bá tún kù. is from the enemy. látọ̀dọ̀ ta ni. and should be handled as such. a sì ní láti fọwọ́ líle mú. unfortunately sometimes some were saying uh, God's time is the best. ó wá ṣe ni láàánú pé nígbà míì táwọn sọ pé àkókò ọlọ́run ló dára jù. that God's time sometimes has passed. àkókò ọlọ́run yìí nígbà mìíràn ó ti kọjá. this is why we are here today. ìdí rèé tá a ṣe wà bí lónìí. so there is divine delay. torí náà kọ́lọ́run ó dá nǹkan dúró wà. then there is personal delay kéèyàn ó fọwọ́ ara rẹ̀ dá nǹkan dúró náà tún wà. like Lot. bíi ti Lọ́ọ̀tì. there is programmed delay. ìdádúró tí wọ́n ṣètò wà. there is inherited delay. ìdádúró àjogúnbá sì wà. there is witchcraft delay. ìdádúró àwọn àjẹ́ wà. witchcraft delay. ìdádúró àwọn àjẹ́. now today I was praying with a twin. ọjọ́ kan wà tí mò ń gbàdúrà fáwọn ìbejì kan. a younger one of the twin táyé táyé ìbejì. the younger. èyí tó kéré jù. not táyé. kẹ́hìndé. Mm -hmm. kẹ́hìndé. or oh, is táyé the sin on your town. Okay. kẹ́hìndé is the sin on your town. Uh, okay. kẹ́hìndé i was playing with the kẹ́hìndé the junior one. mò ń gbàdúrà fún kẹ́hìndé èyí kejì. And she said, Man of God, you can pray for me, but don't touch my head o lè gbàdúrà fún mi o ṣùgbọ́n ẹ má fọ mi lórí. I said why? See, don't just touch it. But it was that head that I touched. And she began some terrible witchcraft confession. And one thing she said that bothered me. She said they had put the marriage of Taye on the shelf. E and that Táyé will not marry until she is married and she has had three children. àti pé táyé ò ní rọ́kọ fẹ́ àfìgbà tóun bá ti lọ́kọ tóun sì bímọ mẹ́ta tán. that is witchcraft delay. ìdádúró àjẹrìí. I used to think the twins were very good friends but this one took away my theory. mo máa ń lérò wípé ọ̀rẹ́ làwọn ọ̀bẹ́jì ni ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ló pa ìròyìn rẹ́. there is unconscious delay. ìdádúró àìmọ́ wà. there is hidden delay. ìdádúró tó farasin sì wà pẹ̀lú. there is marital delay ìdádúró nínú ìgbéyàwó wà. there is prosperity delay. ìdádúró ìṣerere sì wà pẹ̀lú. there is progress delay. ìdádúró nínú ìtẹ̀síwájú wà. there is strong man delay. ìdádúró ọkùnrin alágbára wà. when a strong man is assigned to detain and delay a person. nígbà tí wọ́n bá yan ọkùnrin alágbára láti dá ẹnìkan dúró kó sì mú kí ire rẹ̀ ó pẹ́. there is evil dedication delay. ìfijì búburú tó ń fa ìdádúró wà. there is evil covenant and causes delay. ìdádúró ègún òun májẹ̀mú sì wà pẹ̀lú. so there are different kinds of delays apart from the divine one. onírúurú ìdádúró ló wà yàtọ̀ sí ìtọ́lọ́run dádúró. but one fact I want to tell you this morning is this. ṣùgbọ́n òtítọ́ kan fẹ́ sọ fún wa ní ìlóòrọ̀ ìrè. most delays in good things. ọ̀pọ̀lọpọ̀ ìdádúró ohun rere. are sponsored by the enemy. ọ̀tá ló ń ṣe é. Most of these delays are programmed by the enemies of our destinies. And this is a very very serious situation. When I was fifteen years old. I sat for entrance to the university exam. We were in the high school at that time, secondary school. And then There are so many people who came to sit for the exam. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sì wá láti ṣèdánwò yìí. In the room where I was seated. Nínú yàrá tí mo jókòó sí. For the exam. Fún ìdánwò. I was the only one without beard. Èmi nìkan ṣoṣo ni ò ní rùgbọ̀n. All of them. Àwọn tó kù. Were old men. Àgbàlagbà ni wọ́n. I thought that was a joke. Mo lérò pé àwàdà ni until we close and left the place. àfìgbà tá a parí ìdánwò tá a kúrò ń bẹ̀. and I saw some people their children were waiting for them outside. tí mo sì ráwọn kan tó jẹ́ pé ọmọ wọn ló ń dúró dè wọ́n lóde. so daddy have you finished the exam. pé bàbá tẹ ṣe ti parí ìdánwò yìí. daddy how was it. bàbá báwo ló ṣe rí. àdúró ọ̀tá ló ṣètò ẹ̀. when you are doing the right thing at the wrong time it's not good enough. nígbà tó o bá ń ṣe ohun tó tọ́ lákòókò tí ò tọ́ kò dára tó when you begin to suffer postponement of blessings. tó o bá bẹ̀rẹ̀ sí ní jìyà nínú ohun tá a pè ní kíbùkún ẹni ó máa pẹ́ dé. unnecessary hatred by people who should help you ìkórira tí ò yẹ látọ̀dọ̀ àwọn tó yẹ kí wọ́n ràn lọ́wọ́. difficulty by destiny help us to locate you. kó máa ṣòro fún àwọn tí yóò ran àyànmọ́ rẹ lọ́wọ́ láti wá ọ you found that you are, you are suffering from retardation in your business and your career. o pé ò rí ìdádúró nínú òwò rẹ àti nínú iṣẹ́ rẹ. you are having this repeated sickness repeated sickness and it's lingering on until it renders you financially useless. ò ṣàìsàn àìsàn tó máa ń ṣẹlẹ̀ láti gbà dé ìgbà tó bá kú lónìí yóò fọlá dìde títí tó fi jẹ gbogbo owó rẹ tán. you have appointment for good things but they keep deferring the appointment they keep deferring the appointment. wọ́n fún ọ ní ìbápàdé pé kó o wá gbóhun rere kan ṣùgbọ́n etí wọn fi bọ́ pàdé wọn sún síwájú. and so we are getting to a situation where the enemy is laughing at you. ó wá dé ọ̀gángan bíi tí ọ̀tá ti ń fi ọ́ rẹ́rìn. we are getting to a situation where the delay is now leading to bitterness to anger and to provocation. òun sún dé ọ̀gángan bíi tó jẹ́ wípé ìdádúró ọ̀hún ti ń fa ìkorò ó ti ń fa ìbànújẹ́ ọkàn ó ti ń fa ẹkún sísun. it causes weeping and is making you really and uncomfortable. ó fà á fún ọ láti máa sunkún tó sì jẹ́ kàgàrà ó máa dá ọ. it brings accusation and counter accusation. ó fa káwọn ènìyàn ó máa fẹ̀sùn sùn ọ́ ní and they are calling you a witch they are calling you a wizard because of delay. wọ́n sì ń pè ọ́ lájẹ́ wọ́n ń pè ọ́ lóṣó nítorí ìdádúró. and because of this some people are even backslided completely they left Jesus. nítorí eléyìí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tún ti pẹ̀yìndà wọ́n ti fi Jésù sílẹ̀. some were seeking for alternative solution they got into terrible problem. àwọn kan wọ́n ń wá ọ̀nà àbáyọ níbòmíràn wọ́n wá tún wọnú ìṣòro sí i. in my last visit to England I saw a woman ní ìrìn àjò mi tí mo lọ kẹ́yìn lọ sí ìlú ọba mo lóbìnrin kan. said she was seeking for food at the womb. ó sọ pé òun wá ọmọ. when the in-laws wanted to throw her out. nígbà tí àwọn eh, ẹbí ọkọ fẹ́ lé jáde. I went to this ma man of God in court. mo bá lọ bá ẹni tó pè lójíṣẹ́ ọlọ́run. so that man of God said well. lójíṣẹ́ ọlọ́run ni ó dáa before I pray for you. kí n tó gbàdúrà fún ọ. let me cross check that the anointing to bear children is your body. jẹ́ ń wò ó àmì òróró àti bímọ ṣì ń bẹ lára rẹ. so remove your blouse and remove your bra. ra bọ́ṣọ tó wọ̀ lékè. I'm going to pump your breast with my hand. wọ́n fi ẹ̀ṣẹ́ mi gbá ọmú rẹ. then listen to it a voice will speak there if there nothing is there. wá tẹ́tí sí i òun kò sọ̀rọ̀ láti bẹ̀ tí àmúrò ìbá ń bẹ̀ ń bẹ̀. I said sister then what did you do? wọ́n ní arábìnrin kí ṣe. I had to do it sir. ó lóun bọ́ra ni. So, but now Naomi Naomi now refuse to leave the breast alone. onínígbà tó wá kọ̀ tí ò fọ́ mú ìsílẹ̀ mọ́. Then she started shouting. Òun wá bẹ̀rẹ̀ sí ní kígbe. Delay. Ìdádúró. Is what pushed her into that kind of thing. Olóhùn tó fà tó tì sínú kìíní. Anything. Ohunkóhun. That the enemy has programmed into anybody's life today. Tí ọ̀tá ti ṣètò sínú ayé ẹni yòówù lónìí. That is delaying your breakthrough. Tó ń dá àlàjá rẹ dúró. the power of God shall crush them. agbára ọlọ́run. it shall crush them. it shall crush them. it shall crush them. it shall crush them. we shall crush them. in the name of Jesus. but then. àmọ́ ṣá. delay has some causes. ìdádúró ó ní àwọn nǹkan tó máa ń fà á. the greatest cause is disobedience and sin. èyí tó ga jùlọ tó máa ń fa ìdádúró ẹ̀ṣẹ̀ àti àìgbọràn ni. when you are living a life of sin. nígbà tó bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. God abandons you. ọlọ́run pa ọ́ tì. he says. ó wí pé. as for such. fúrúfẹ́ àwọn ènìyàn yìí. has gone aside. tí wọ́n ti yà kúrò lọ́nà. after their crooked ways. tí wọ́n lọ sọ́nà búburú wọn. the Lord will lead them forth. olúwa ó fi wọ́n sílẹ̀ with the workers of iniquity. pẹ̀lú àwọn oníṣẹ́ so when I say you should go my way you don't want to go my way it's okay go your way. mo ní orin lọ́nà mi olóorin lọ́nà mi ó dáa máa bá tiẹ̀ lọ. so this is my program for your life you don't want to follow it okay I will tear my own program you go your way. ètò mi rèé fáyè rẹ wo ò fẹ́ tẹ̀lé ó dáa wọn ò ètò tèmi ya wọ́n máa ṣe tiẹ̀. so if you are living in disobedience and sin repent. tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀ àti àìgbọràn ronúpìwàdà. idolatrous background can cause delay kéènìyàn ó jáde láti ìdílé ìbọ̀rìṣà ó lè fa ìdádúró. evil covenants and curses can cause delay. májẹ̀mú búburú àti àìgún búburú ó lè fa ìdádúró. satanic ancestral background can cause delay. kéènìyàn ó jáde láti inú àwọn ìrandíran tó lẹ́mìí èṣù ó lè fa ìdádúró. satanic dedication can cause delay. kí wọ́n fi ènìyàn jìn lọ́nà sátani ó lè fa ìdádúró. demons arresting a person to one spot can cause delay. àwọn ẹ̀mí èṣù kí wọ́n mú ènìyàn so sójú kan ó lè fa ìdádúró. ignorance spiritual ignorance can cause delay. àìmọ̀kan àìlóye nípa tẹ̀mí ó lè fa ìdádúró. there are so many young people now who, who, who say they are born again but they have not started praying yet. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wà tí wọ́n wí pé àwọn ti dàtún bí ṣùgbọ́n tí wọn ò tí ì bẹ̀rẹ̀ àdúrà àdúrà gbígbà. in fact one of the new generation preachers in this new the pastor in the new generation church or whatever they call them in this country. kódà ọ̀kan nínú àwọn olùṣọ́àgùtàn ìjọ ìgbàlódé tàbórúkọ yòówù tí wọ́n ń pè wọ́n. somebody brought a tape of a message he preached to me to lis ten to. ẹnìkan mú fọ́nrán ìwàásù èyí tó ṣe ẹni náà mú wá bá mi. Thank you. I want you to listen to this tape. Bọ́lá mojú tó àgbà mo fẹ́ kẹ́ tẹ́tí gbọ́ ìwàásù yìí. I listen to the tape. Mo bá tẹ́tí gbọ́. And he got to a place. Ó bá débì kan. Say ha. Ah. Ah. ha. God is not this hard now. Ọlọ́run ò le tó yìí. Some people when they are praying. Àwọn kan tó bá ń gbàdúrà. Say particularly mountain of fire. Ó ní pàápàá jùlọ ilé òkè iná. Àdúrà. Say don't worry má kọ mi nù. they are all coming back to pray. gbogbo wọn padà bọ̀ wá gbàdúrà. that time there may be nobody to help them but they will pray. nígbà yẹn ó lè má sẹ́nìkan tí yóò ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n láti padà bóyá. they are saying you know answer that they don't need the prayers. wọ́n sì ń bẹ nínú àìmọ̀kan pé àwọn ò nílò àdúrà. delay can be caused by what you call the heavy load ohun tá à ń pè ní ẹrù wíwó ó lè fa ìdádúró. the enemy sees that somebody is moving too fast and okay i put heavy load on your head so that he will slow you down. ọ̀tá rí wípé ẹnìkan ìtẹ̀síwájú ẹ̀ ń yára yóò wá wípé ó dá wọn gbẹ́rù wíwo lé ọ lórí kó má bàa yára mọ́. slow you down. láti dá dúró. many of the young brothers and sisters ọ̀pọ̀ lára àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin. all this their sex outside marriage the enemy is putting a load on you to slow down your destiny. gbogbo ìbáṣepọ̀ ìbálòpọ̀ lóde ìgbéyàwó ẹrù wíwo lọ́tà ń gbélé wọn lórí láti mú kí ìtẹ̀síwájú wọn lọ́ra. before you realize it. kí wọ́n tó mọ̀. the enemy will have compiled a trailer load of luggage on your head and you can't move again. ọ̀tá fi kó ọ̀pọ̀lọpọ̀ ẹrù lé ọ lórí débi kò ní lè rìn mọ́. diversion ìṣìlọ́nà can cause delay. ó lè fa ìdádúró. helpers famine. ìyàn tàbí ọ̀dá àwọn olùrànlọ́wọ́. can cause delay. ó lè fa ìdádúró. spiritual indecision. àìṣe ìpinnu nípa ohun tẹ̀mí. can cause delay. ó lè fa ìdíwọ́. doubt. iyèméjì. can cause delay. ó lè fa ìdádúró using your tongue wrongly. kéènì ó máa ṣe ahọ́n rẹ̀ lò. can cause delay. ó lè fa ìdádúró. those men say we are like grasshoppers. àwọn ènìyàn wọ̀nyẹn sọ pé bí ẹlẹ́ǹgà wá rí. in numbers fourteen God said okay. nínú ìwé númérì orí kẹrìnlá ọlọ́run ló dà. since with your own mouth you say you are grasshoppers so shall it be. torí pé ilẹ̀ bẹ̀rù ara yín wípé ẹlẹ́ǹgà ní bẹ́ẹ̀ lórí. fear of the future. bíbẹ̀rù ọjọ́ iwájú. can cause delay. ó lè fa ìdádúró. closed gates ilẹ̀kùn tó tì. can cause delay. ó lè fa ìdádúró. God gave Israelites Jericho. Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì ní Jericho. but the enemy has closed the gate. ṣùgbọ́n ọ̀tá ti ti ilẹ̀kùn bẹ̀. closure of gates. títí ilẹ̀kùn ire. can cause delay. ó lè fa ìdádúró. are you here this morning? John bẹ́ńbí lóòrọ̀ yìí. you find it difficult to start project or finish project. ó ṣòro fún ọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ kan ó ṣòro fún ọ láti parí iṣẹ́ kan. you do profitless hard work. ó ń ṣiṣẹ́ àṣelàágùn láì divine helpers that are supposed to help you they are rejecting you. àwọn olùrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run tó yẹ kí wọ́n ràn ọ́ lọ́wọ́ wọ́n kọ̀ ọ́ sílẹ̀. you got a very bad employment very bad job or you are jobless completely. iṣẹ́ tí ò da ló ń ṣe tàbí ò tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ rárá. or you have been attacked with a dream. tàbí wọ́n ń gbógun tì ọ́ lójú àlá. cobwebs. aláǹtakùn. snails. ìgbín. chains ṣẹkẹṣẹkẹ. being tied down. kí wọ́n so yàn mọ́lẹ̀. getting to hole and all coming out. kí ni yóò bọ́ sínú ọ̀fìn kó sì má lè jáde. all these. gbogbo nǹkan báwọn yìí. they evidence that you are being tied down. àmì tàbí àpẹẹrẹ ni pé wọ́n so ọ mọ́lẹ̀. what is the way out. kí ni ọ̀nà àbáyọ. number one. àkọ́kọ́. you must ensure that there is no sin in your life. o gbọ́dọ̀ rí i dájú pé kò sí ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ. any sin in your life will only delay your miracle. ẹ̀ṣẹ̀ yòówù nínú ayé rẹ yóò dá iṣẹ́ ìyanu rẹ dúró. any sin in your life will only make God to tarry in coming to your aid. ẹ̀ṣẹ̀ yòówù nínú ayé rẹ yóò mú kọ́lọ́run pẹ́ láti ràn ọ́ lọ́wọ́. the bible says his his hands are not shutting, so that he cannot help. bíbélì wípé ọwọ́ rẹ̀ ò kúrú débi pé kò lè ṣèrànwọ́. but his sin has made him to go far away from you. your sin has made him to go far away from you. ẹ̀ṣẹ̀ yín ló mú kó jìnnà rere sí i. number two. ìkejì. you must have faith. o gbọ́dọ̀ ní ìgbàgbọ́. and you must be patient. o gbọ́dọ̀ ní sùúrù. if the delay is from God. bí ìdádúró òun bá wá látọ̀dọ̀ lọ. you must be steadfast. o gbọ́dọ̀ dúró ṣinṣin. if the delay is from God. bí ìdádúró òun bá wá látọ̀dọ̀ lọ. you must pray enquiry prayer. o gbọ́dọ̀ gbàdúrà ìwádìí. to know whether God is telling you wait. láti mọ̀ bóyá ọlọ́run ló ń sọ ọmọ pé dúró ná. or God is saying no. tàbí ọlọ́run sọ pé rárá. this is an attack. ogun rèé treat it as a war. Treat it like a war. And then violence. Violent prayer. Seeking for divine intervention. We were kí ọlọ́run ó dá sí ọ̀ràn ọ̀hún. right from the book of Exodus in chapter four. láti inú ìwé ẹ́písódù orí kẹrin. they have been God has been saying let my people go. ní ọlọ́run ti ń jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. chapter four. orí kẹrin. chapter five. orí karùn-ún. chapter six. orí kẹfà. chapter seven. orí keje. chapter eight. orí kẹjọ chapter nine orí kẹsàn-án chapter ten orí kẹwàá chapter eleven orí kọkànlá not until chapter twelve. àfìgbà tó dé orí kejìlá. was the yoke of delay broken. ní àjàgà ìdádúró tó fọ́. was chapter twelve that yoke was broken. orí kejìlá ní àjàgà yìí fọ́. was chapter twelve that yoke of delay was completely crushed. orí kejìlá ní àjàgà ìdádúró ìlọlọ́run. there is somebody here today. ẹnìkan bẹ ní lónìí. today is that chapter twelve in your life. òní ni orí kejìlá náà nínú ayé rẹ. and every power of Pharaoh must die. agbára Pharaoh ó sì kú. in the name of Jesus violent prayers. àdúrà tó gbóná. is the only way out of the yoke of satanic delay. òun nìkan ni ọ̀nà àbáyọ kan ṣoṣo kúrò nínú àjàgà ìdádúró sátani. violent prayer has the ability to break through our bodily vessel. àdúrà tó ní ipá ó ní agbára láti wọnú gbogbo iṣan ara wa lọ. violent prayer is the only prayer that violates the law of gravity. àdúrà tó ní ipá òun nìkan ṣoṣo ló ń wò fi ìṣẹ̀dá. it will break through to heaven itself. yóò lọ sínú ọ̀run fúnra rẹ̀. violent prayer will break every ritual and formality. àdúrà tó ní ipa yóò fọ́ gbogbo ètùtù àti gbogbo àgbékalẹ̀. although violent prayer may sound very offensive in some ears. bó tilẹ̀ jẹ́ pé àdúrà tó ní ipa ó lè jọ ohun tó le létí àwọn kan. that was how he sounded offensive the day Jesus stood by the tomb of Lazarus and said Lazarus come forth it was very offensive. bó ṣe jọ àdúrà ohun tó le nígbà tí Jésù dúró ní ibojì Lásárù tó ní Lásárù ó jẹ ohun tó le. There is an enemy at the gates. Ọ̀tá ń bẹ lẹ́nu ọ̀nà. That doesn't want the believers to possess their possession. Ṣé o fẹ́ káwọn onígbàgbọ́ kí wọ́n gba ohun ìní? Violent prayers are pounding relentless prayers. Àdúrà tó ní ipá àdúrà tó ń wọ̀ nǹkan láì sinmi. They shake the gates of hell. Wọ́n máa mì ẹnu ọ̀nà ra pàdé. God is happy when he sees somebody who can pray those kind of prayers. Inú Ọlọ́run a sì máa dùn tó bá rí irú ènìyàn tó lè gbàrú àdúrà yìí. Because the Bible says you. Jehovah remembrance us. Nítorí bẹ́ẹ̀ni sọ wípé ìwọ Jehovah. You Jehovah remembrance us. You will remember Jehovah. Ìwọ Jehovah tó máa ń rántí nǹkan. You will remember Jehovah. Ìwọ tó bá ń rántí Jehovah. Give him no peace. Má ṣe fún un ní ìsinmi. Until he has made Jerusalem a rest and a peace on the earth. Mo bá ti mú kí Jerusalem ò ní ìsinmi ní ayé. So give Jehovah no peace. Ó ní má ṣe fi ìsinmi fún Jehovah. Continue to bombard and pound heavens with your prayers. Máa kọ́ lọ ọ̀run pẹ̀lú pẹ̀lú àdúrà rẹ. this morning. lóòrọ̀ yìí. we have thirty prayer points to pray. a ní àdúrà ọgbọ̀n láti gbà. each of those prayer points have been prepared by the Holy Ghost for somebody here. ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ ló pèsè àdúrà yìí fún ẹnìkan níbí. and as we begin to pray this morning. ni bàbá ṣe ń gbàdúrà lóòrọ̀ yìí. strange and awesome things will begin to happen. ohun àjèjì àtohun tó lágbára yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. and what the enemy has already concluded. ohun tí ọ̀sá ti ṣe parí. I know way. pé kò sọ́nà mọ́. all of a sudden. lójijì. There will be an overruling power. Agbára tí yóò kó tiẹ̀ mọ́lẹ̀ ó ṣẹlẹ̀. And there will be a way. Ọ̀nà ó sì là. Rise up on your feet now. Yẹ ká dìde dúró. All eyes closed. Ìgbòho ojú wà ní dídì. Sisters arábìnrin. I want to beg you here this morning. o fẹ́ bẹ̀ ní ilé òwúrọ̀ yìí. if you want to tie your scarf tie scarf. bẹ́ bá fẹ́ ta gèlè yín ní kókó ẹ̀ta ń kókó. if your head gear is disturbing you maybe you should dismantle it and put it down. tí gèlè yín bá ń di yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ tú kẹ́ ẹ sì gbélé. this is not the day to be struggling with those things. òní kì í ṣọjọ́ tá a máa bárùn kan bẹ́ẹ̀ jìjàkadì. because we want to move into we want to move behind the enemy lines now. nítorí a rìn kọjá ọ̀tá báyìll. kùtùkùtù ni behind their lines. a fẹ́ lọ sí gbàgede ọ̀tá. break into their information room. ká wọ inú yàrá ìròyìn wọn. look into their books. ká wo inú ìwé wọn. to see what they have used to hold anyone here down. láti rí ohun yòówù tí wọ́n ti fi dé ẹni yòówù mọ́lẹ̀ níbí. and then to dismantle those things. ká sì tú kinní ọ̀hún ká. and crush the yoke of delay. ká sì fọ́ àjàgà ìdádúró. as we begin to pray in this place now. níbi a ó ṣe máa gbàdúrà níbí many many strange things will begin to happen. ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣàjèjì ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. so if you are find yourself into the service of this morning. torí náà tó bá ríra rẹ nínú ìsìn òwúrọ̀ yìí. you didn't come here by chance. o ò ṣe èsì o. the Holy Ghost organized for you to be here today. ẹ̀mí mímọ́ ló ṣètò fún ọ láti wà bí. all eyes closed. ìgbòho ojú wà ní dídì. but you see if you are here this morning. ṣùgbọ́n òní bí tó bá bẹ́ mí lówùrọ̀ yìí. and you not born again. tó ti dà bí. you have not surrender your life to Jesus. tó sì jọ̀wọ́ ayé rẹ fún Jésù. don't bother to pray this prayer it won't work. má bìkítà àti gbàdúrà kò ṣiṣẹ́ o. wherever you are. ibikíbi tó bá wà. the pastor I want to surrender my life to Jesus. Just raise up your right hand where you are. Ọwọ́ rẹ sókè níbi tó bá wà. And say what I'm going to say after. Kò sì wí ohun tí wọ́n wí tẹ̀lé. Say Father. Bàbá. In the name of Jesus. Lórúkọ Jésù. I come before you now. Wá síwájú rẹ báyìí. Lord Jesus. Jésù Olúwa. Come into my life. Wọnú ayé mi. Take control of my life. Bàkóso ayé mi. In Jesus name. Lórúkọ Jésù. Amen. Àmín. For fellowship prayer. Tẹ̀bá gbàdúrà kúrò. Immediately we close. Don't rush home. Nígbà tá a bá parí ìsìn ẹ má sá lọlé. Just find a way to the front. Ẹ máa bọ̀ níwájú bí. Amen. Àmì. Now listen beloved. Ẹ wá tẹ́tí olùfẹ́. I am not going to stop a prayer point. N ò ní dá àdúrà kan dúró. Until the Lord said it's enough. Àgbà tó lọ́wọ́ bá wí o tó. And the reason he asked us to pray it has been fulfilled. Àti pé ìdí tó ń fi ní ká gbà ìdí òun ti wá sí ìmúṣẹ. I say once again this is the third time. Mo tún sọ ọ́ lẹ́ẹ̀kan sí ìgbà kẹta yìí. There is somebody here this morning. Ẹnìkan bẹ ní ilé òwúrọ̀ yìí. Beginning from this morning your life will no longer remain the same. Àti òwúrọ̀ yìí If you are that fellow, shout aloud, hallelujah. first prayer I want you to pray. Àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ ká gbà rèé. Sisters please pray hard today. Ẹ̀yin arábìnrin ẹ̀jọ̀ ẹ gbàdúrà gidi lónìí o. You know the devil hates women with perfect hatred. Ẹ̀rí bí èṣù kórìíra àwọn obìnrin lákòótán. The battle between the devil and the woman has started since the book of Genesis. Ogun láàárín obìnrin àti èṣù ó bẹ̀rẹ̀ láti inú ìwé Genesis. The devil does not like any woman at all. Èṣù ò fẹ́ràn obìnrin kóbìnrin. And he wants to prepare sorrow for them. Ó sì fẹ́ pète ìbànújẹ́ fún ọ. This is where, sister ìdí rẹ̀ ẹ̀yin I want you to go into holy madness in the prayers of this morning. mo fẹ́ ká ẹ lo ìsínwí mímọ́ nínú àdúrà òwúrọ̀ yìí. so that you can be what God wants you to be. kẹ́ ẹ lè bá a jẹun tọ́lọ́run fẹ́ kẹ́ ẹ jẹ́. every part that has been delaying your laughter delaying your joy delaying what should happen in your life. gbogbo agbára tó ń da ayọ̀ rẹ dúró tó ń da ẹ̀rí rẹ dúró tó ń da ọ̀rọ̀ rẹ dúró tó ń da this morning. o láǹfààní àti dójú tì lóhùn. sister service after me. ẹ̀yin because of satanic delay. ọba ìdádúró sátani fired into my star. tí wọ́n ta sínú ìràwọ̀ mi. sisters can you say it again louder brothers shout it loud. double that aggression. kò fẹ́ ká fi kún ipá yìí. There is someone here. Ẹnìkan bẹ́ẹ̀ bí. A strange voice summoned you many years ago. Ohun àjèjì kan po orí rẹ lọ́pọ̀ ọdún sẹ́yìn. That is the voice that has been holding down your destiny. Ohun yìí ló ń sọ àyànmọ́ rẹ mọ́lẹ̀. But today you have been set free. Wà ló ló ti di òmìnira. Thank you Jesus. Oṣù Jésù. Arrows of backwardness. into my hand and my legs. Tí wọ́n ta sínú ọwọ́ àti ẹsẹ̀ Can you shout this loud? Twenty-five persons here. Ènìyàn márùndínlọ́gbọ̀n ń bí. Right where you are. Níbi tẹ́ wa. Witchcraft arrows. Ọfà àwọn àjẹ́. Polygamous witchcraft arrows. Ọfà àjẹ́ olórogún. They are coming out of your body now. Wọ́n jáde kúrò lára yín báyìí. let me wait for that to be completed. ẹ jẹ́ dúró kí n ó parí. coming out. wọ́n jáde. through the mouth. láti ẹnu. through the nose. láti imú. from the head. látòrí. from the legs. látẹsẹ̀. from the hands. látọwọ́. that's right. ó dà bẹ́ẹ̀. thank you jesus. o ṣeun jésù. this is number three. ìkẹta rèé when somebody is stagnant. nígbà tẹ́nìkan bá dúró sójú kan. there is a problem. wàhálà wà. You are not moving forward. O lọ síwájú. Then those who left behind are catching you up. Àwọn tó fi sẹ́yìn wọ́n ń bá ọ. Don't negotiate with that situation. Má dúnàdúrà pẹ̀lú ipò yìí. That situation has to change his mind. Ipò ọ̀hún ní láti yí padà lóòrọ̀ yìí. Shout this loud and clear. Kì í gbé ilé lóhùn rárá. Chains of stagnation. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìdúró. Silence. Ìdákẹ́rọ́rọ́. Somebody is feeling the fire. Ẹnìkan mọ iná ìlara. Of God. Iná Ọlọ́run. On the earth. Lórí. The fire is going iná yìí lọ from the top of the head láti orí to the soles of the feet. sí àtẹlẹsẹ̀. And as that fire is going. iná náà ṣiṣẹ́ ń lọ. It is mopping up. ó ó ń fàpẹ́. stubborn infirmities. gbogbo àìsàn olórí kankan. Your dreams of death. àlá ikú. has just been cancelled. ó ti di nípa ìdílé báyìí and satanic swellings on your body. àwọn ohun tó wú tí sátani fà sí ọ lára. have been mopped up. ó ti yọ dànù and the tastelessness of death in your mouth already. ètò e, e, ikú tó ń bẹ lẹ́nu rẹ. tastelessness of death tastelessness. kéènì ó bá lè tọ́ nǹkan wò. has also become really cancelled. ó ti di ìpàdé báyìí. I say sister over there. arábìnrin kan bẹ́ẹ̀ bí. I is an evil tight rope that you used to feel around your waist. okùn búburú kan wà tó máa ń mọ̀ nígbàdí rẹ. there is a snapping sound now. ohun já lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí. and that rope binding your waist has been released. okùn tó sì de ìbàdí rẹ yìí ti já. bẹ́ẹ̀ say this loud and clear. ẹ̀wí báyìí lòun rárá. delay tactics. delay. gbàdúrà. There is someone here this morning. Ẹnìkan bẹ ní ilé òwúrọ̀ yìí. In whose life the chains of stagnancy has been broken. Nínú ayé ẹni tí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ búburú ti fọ́. Within the next twenty-four hours. Láàárín wákàtí mẹ́rìnlélógún. Something will happen that will move you forward. Ó ṣẹlẹ̀ tí yóò pọ̀ tẹ̀síwájú. The evil handwriting on the body of someone. Àkọlé búburú tó ń bẹ ní ikùn ẹnìkan. Has been wiped off. Ó ti Someone is saying you have an unconscious covenant. Ẹnìkan bẹ́ẹ̀ bí onímájẹ̀mú kan tó mọ̀. You don't know about it, you are forty years old. O mọ̀ nípa rẹ̀, ẹni ogójì ọdún sì ni But there is an unconscious covenant with familiar spirit for you to die this year. Ṣùgbọ́n májẹ̀mú ẹ̀mí mèrè kan wà tó yẹ kó o kú lọ́dún yìí. something is snapping in your forehead. ohun kan lù pìpì níwájú orí rẹ. and that covenant has been broken completely. Shout this louder than anyone here. Gbígbé olóòjú ẹni yòówù tó bẹ́ẹ̀ bí lọ. Arrows of disappointment. yes, yes, yes, yes, yes, yes, yes. Paul, Rapakanta, Rapakonda Center. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. <laughs> Oh yes. Ẹ̀rí really? Don't negotiate. do Má dúnàdúrà. Today is not a day to negotiate. short Òní kì í ṣọjọ́ ìdúnàdúrà. Ben. That is a sister Rose here, eh, that's your name. Arábìnrin kan wà tá à ń pè ní Rose tó ń bẹ ní orúkọ rẹ nìyẹn. Sister Rose, you are here, that's your name. Arábìnrin Rose orúkọ rẹ nìyẹn ò ń bẹ ń You are supposed to be stinkingly rich. ó yẹ kó ọlọ́rọ̀ yanturu. but all your wealth have been gathered from you and planted under a tree. ṣùgbọ́n gbogbo ọrọ̀ rẹ ni wọ́n ti gbà lọ lọ́wọ́ rẹ tí wọ́n sì gbìn. but you were, you were praying the way you never prayed before over there. bó o gbàdúrà bó o ṣe gbàdúrà rí ní. by the time you get home today. nígbà tó o bá fi délé lónìí. you will begin to see the evidence. ó bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ rẹ̀. that your wealth have been released. ṣé ọrọ̀ rẹ wọ́n ti tú sílẹ̀ somebody with an abnormal leg swollen leg abnormal swollen leg. ẹnìkan tẹsẹ̀ rẹ̀ wú lọ́nà tí ò yẹ. check that leg now. yes ẹ yóò bá. you find that this the swelling in that leg has been depleted. o pé ohun tó wú nínú ẹsẹ̀ yìí ó ti ó ti jò. two kinds of person the lord is placing before me now. irúfẹ́ àwọn ènìyàn méjì wà tọ́lọ́run ń gbé kà níwájú báyìí. the lord wants to make somebody here a millionaire makes another person here a billionaire. ọlọ́run fẹ́ sọ ẹnìkan nìyí ìmìlọ́níà ó sì fẹ́ sọ ẹnìkan ní ìdìbìlọ́níà. all you need to do where you are. ohun gbogbo tá a nílò àti ṣe níbi tẹ́ wà. is to make a vow before the Lord now. oníkẹ́ jẹ́jẹ́ níwájú olúwa báyìí. immediately that happens. oníkẹ́lẹ́ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀. you will give the Lord a quarter of it. ẹ fún olúwa ní ìdá mẹ́rin. make that vow before him now. ẹ jẹ́jẹ́ yìí níwájú rẹ̀. because this thing is in the next few days. torí ní ọjọ́ mélòó kan sísìn ní kíní yóò ṣẹlẹ̀. make that vow before the Lord now. jẹ́jẹ́ níwájú olúwa. Thank you, Jesus. O ṣeun Jésù. Thank you, Jesus. O ṣeun Jésù. Now this particular prayer. Àdúrà eléyìí. Sisters. Ẹ̀yin arábìnrin. Please if you pray this and your voice goes. Ẹ jọ̀wọ́ tẹ ẹ bá ń pàdúrà yìí tó hùn yín sì há. It's worth it. Ó yẹ. It's worth it. Ó yẹ. Sister say this after me loud and clear. Arábìnrin àwọn ibà ìjàlè mi lóhùn rárá. That power of hard life. Ìwọ agbára ìgbé ayé tó le. Sisters, is that the best you can do here today? Brothers, shout it loud and loud. Jesus name pray. Lórúkọ Jésù la gbàdúrà. This is wonderful. Ilé ìjẹ́ ìyanu. Somebody is here. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí. Your presence always invites hatred. Ní kété tó bá débì kan, wọ́n máa ń kórìíra rẹ. When you get home from today's meeting. Nígbà tó bá délé tó kúrò nínú ìpàdé yìí. You will see some kola nuts in your compound. Ó rí àwọn obì kan ní ibi tó ń gbé. there you are you they use kolanut bewitchment to cause hatred for you. wọ́n lo obì láti gbàbọ̀dè ìkórira fún ọ. aha just gather those kolanuts and burn them to ashes. ṣáà kó àwọn obì jọ kó o sì jó wọn. and that will be the end. òfin náà jó wọn òkú ó sì dé bá. of what the enemy has using to delay your victory. òun tí ọ̀tá ń lò láti dá àlàjá rẹ dúró. There is someone here. Ẹnìkan bẹ ń bí. Your father loved you so much before he died. Bàbá rẹ fẹ́ràn rẹ gidigidi kó tó kú. But what your father did not tell you was that a serpent that he used to worship, he programmed it into your body. You are a woman. Ṣùgbọ́n. bàbá rẹ ò fún ọ tó kú ejò tí bàbá yìí máa ń bọ ó ṣètò rẹ̀ sínú àgọ́ ara. you have the power God is coming upon you. níbi tó wà agbára Ọlọ́run gbà lé ọ. and that serpent is coming out. ejò ìrandíran yìí ti jáde. that's the person over there. ẹni náà coming out. and that person that strange insects used to follow around. ẹni tó sì jẹ́ pé kòkòrò àjèjì máa ń tẹ̀lé kiri. and they seem to be biting your body. tó sì máa ń jẹ ọjọ́ wípé wọ́n ń bu ara rẹ jẹ. the reign of insects has been quenched now. òjò àwọn kòkòrò ọ̀hún ti kú báyìí. so many people here today will get newer and profitable jobs. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìlú mi ó gbàṣẹ́ tó lérè iṣẹ́ tuntun. shout this loud and clear. ẹ̀kígbélé lò rárá. ah! House of shame. surgery is going on. Iṣẹ́ abẹ ń lọ. Surgery of the heart. Iṣẹ́ abẹ nínú ọkàn. Going on. ń ṣẹlẹ̀. Something is being pulled out. Wọ́n fa ohun kan jáde. Of somebody's heart. Kúrò nínú ọkàn ẹnìkan. Now you can breathe easily now. Kó lè bá a pẹ̀lú ìrọ̀rùn. That's right. Dàbẹ̀. Yes. Bẹ́ẹ̀ni. That swollen stomach. Ikùn tó wú yìí. And that is very hard. Tó sì le. Touch it now. Fọwọ́ kan báyìí. That soften down. Ó ti and the power of God. agbára ọlọ́run. is already been mobilized to help you. ọ̀n lò ọlọ́run ń lò láti ràn ọ́ lọ́wọ́. shout this again loud and clear. ẹ kígbe ilé ìlò ra. heavy power. gbogbo agbára. assigned to make me rise and fall. ó ti dún ṣubú. can you say this loud and clear. ẹ ilé ìlò rárá. Sankayaba. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This is number ten. Ìkẹwàá rèé. Hmm. Hmm. Hmm. Forty-six sisters here àwọn arábìnrin mẹ́rìndínláàádọ́ta wà níbí. let there be silence. kí ìdákẹ́rọ́rọ́ wà. there is a touch of heaven. ìfọwọ́kàn ọ̀run. upon their lives. ó wà lórí ayé wọn báyìí. to remove what the enemy has planted there. láti yọ ohun tí ọ̀tá gbìn síbẹ̀ kúrò. that is causing sorrow of heart for them tó ń fa ìbànújẹ́ ọkàn fún wọn. and that is causing marital stress and distress. tó sì ń fa aáwọ̀ òun ìdààmú nínú ìgbéyàwó. let there be silence. kí ìdákẹ́rọ́rọ́ wà. a touch from heaven is going around this forty six years. ìfọwọ́kàn látọ̀dọ̀ ọlọ́run ó lọ yíká àwọn arábìnrin mẹ́rìndínlẹ́ àádọ́ta yìí. that's right dàbẹ. his hand is going. ọwọ́ rẹ̀ ń lọ. from the top. láti orí. of your head. orí rẹ̀. to the soles. dé. of your feet. àtẹ́lẹsẹ̀. from the top. láti orí. to the sole of your feet. dé àtẹ́lẹsẹ̀. Whatever has been taken from you. Oko tí wọ́n ti gbà lọ lọ́dọ̀ rẹ. It's been hidden in the waters. Tí wọ́n fi pamọ́ sínú omi. It's been brought back to you Wọ́n dá padà bọ̀ fún báyìí. The fire is burning. Iná náà ń jó. In your chest. Nínú àyà rẹ. In the breast. Nínú ọmú. In the womb. Nínú ilé ọmọ. In the legs. Nínú ẹsẹ̀. In the head. In the chest. In Nínú àyà nínú ilé ọmọ. Yes. The fire is burning now. Iná náà ń jó báyìí. That's right. Ó dà bẹ́ẹ̀. forty six sisters. àwọn arábìnrin mẹ́rìndínní àádọ́ta. forty six. mẹ́rìndínní àádọ́ta. forty six that's right. mẹ́rìndínní àádọ́ta ọ̀dà bẹ́ẹ̀. forty six. mẹ́rìndínlá àádọ́ta. the serpent of death. ejò ikú. wúlù. ní ilé ọmọ. coming out. ó ń jáde báyìí. Amen. Àmín. Sister, when you get home today. Ẹ̀yin arábìnrin tẹ́ bá délé lónìí. One of you. Ọ̀kan nínú yín. Be very careful immediately you enter. Ẹ kíyè sára ní kílé tẹ́ bá wọlé. Because you see this small bat flying around. Nítorí ẹ ó rí àdán kékeré tó ń fò kiri. Don't be afraid. Ẹ má bẹ̀rù. Smash the bat down. Ẹ pa àdán yìí. Anoint it and burn it. Kẹ́ da òróró sí kẹ́ jó. Bẹ́ẹ̀ni. This number ten prayer. Àdúrà ìkẹwàá yìí. If the Holy Ghost said we should stop here, then we stop here and continue next Sunday. Bẹ́ẹ̀ni wọ́n bá ní ká dúró ní àdúrà á tẹ̀síwájú lọ́jọ́ Sunday tó bọ̀. Every power of my father's house. Jesus, Thank you, Jesus. Ocean, Jesus, Thank you, Jesus. Ocean, Jesus. Someone is a. Ẹnìkan bẹ́ẹ̀ bí. In your life, nothing works. Nínú ayé rẹ kò sí nǹkan tó ṣe tó ṣe déédéé. But a change has happened now. Wá àyípadà ti ṣẹlẹ̀ báyìí. Another person here ẹlòmíì tún bẹ́ẹ̀ bí. you have been dreaming of dead people. o ti ń làlá àwọn tó ti kú. dead relatives. àwọn ìbátan tó ti kú. the arrows of death have gone back to the sender. ọba ikú ti padà sọ́jọ́ ẹni tó rán níṣẹ́. Someone hurt you. Ẹnìkan náà tún bẹ́ẹ̀ bí. The enemies that are assigned against you. Ọ̀tá tí wọ́n yàn lòdì sí ọ. They are making an ashamed and determined effort to wreck you. Tí wọ́n sì ń gbìyànjú àti sapá láti mú ọ lulẹ̀. before this day runs to an end. kó ní o tó kolẹ̀. they will soundly disgraced. ojú ó sì wọ́n gidigidi. if you are that person. tó bá jẹ́ wọ́n lonítọ̀hún. that you are dreaming of seeing yourself wearing rags. tó o lálàá kó o ríra rẹ kó o wà kísà. that arrow has gone back to the singers. ọ̀pá ìdílé ọ̀pá ìdílé plenty of things are happening here today. ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ ní ìlú ni. in this place. ní yìí. Say this loud and clear. Ẹ wí báyìí lóhùn rárá. This is a very serious prayer. Àdúrà tó lágbára làdúrà yìí. And don't allow anybody's voice to overshadow your own. Èsì má jẹ́ kí ohun ẹni yòówù ohun tí í mọ́lẹ̀. Satanic decree. Àṣẹ Sátánì. Over my picture àwòrán mi. at least the enemy is using your picture for things. èyí wípé ọ̀tá ń lo fọ́tò rẹ fún nǹkan búburú. can you shout that again louder and clear. If you are the father of Sadiq Samson, please go to the hospital ministry now. The father of Samson. Go to the hospital ministry. Can you shout it again loud and clear? Catch fire! In the name of Jesus. Shout this now loud and clear. Ẹ kígbe eléyìí lóhùn rárá. Please. Ẹ jọ̀wọ́. We are now working against the wall of Jericho. Àwa ń ṣiṣẹ́ lòdì sí odi Jericho báyìí. Every Jericho gate. Gbogbo ilẹ̀kùn Jericho. Blocking my way. ¡Gracias! after the order of the wall of Jericho. Bí odi Jericho. I want you to shout seven Jericho destroy hallelujah. Amen. Amen. Now take a roundabout turn to where you are standing now. Face the opposite direction. And point your fingers there. Kẹ̀sì nàka síbẹ̀. Every agent of delay. Gbogbo ìránṣẹ́ ìdádúró. Are signed against me from this direction. tí mo kọjú sí. In the name of Jesus. Lórúkọ Jésù. Open your mouth and declare if you are not here. Bàálà àdúrà bẹ́ẹ̀ ló rárá. Má ṣe kàtọ́ndà káyà bó ṣe lè rárá. In Jesus lórúkọ lórúkọ Jésù la gbàdúrà. take one right turn now. ẹ yí sí ọ̀tún báyìí. one just one right turn. ẹ kàn yí sí ọ̀tún. point to that place too. ẹ nà ká sí. open your mouth and pray the same prayer. gbàdúrà kan náà. Sikatoya Boshendera Bokonza apoli konjea. Makanda ya boshete. Eshitori boko sekonde keleba. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Take another right turn now. Ẹ tún kọjú sí ọ̀tún. Open your mouth and pray the same prayer. Ẹ tún gbàdúrà kan náà. Masikatunde kula bushende. In we pray. Lórúkọ Jésù la yí sí ọ̀tún. Open your mouth and pray the same prayer. Àdúrà kan náà. Oh yes. Yes. Masukari Bababua. Shekele Masata. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now stand in your normal position. Ẹ wá dúró bẹ́ẹ̀ ṣe dúró tẹ́lẹ̀. And point to the earth. Ẹ dọ̀ka sí ilẹ̀. Open your mouth and pray the same prayer. Ẹ gbàdúrà kan náà. Just declare it loud and clear. Ẹ wí bẹ́ẹ̀ lóhùn rárá. Màá ṣe kàtúndà káyà tó ṣe ń bẹ́ẹ̀ rábọ̀ tó jẹ. In Jesus' name we pray. Lórúkọ Jésù. Now point your hand to the heavens and declare this loud and clear. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus. Name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now with a loud voice. Lóhùn rárá báyìí. Pick any song of praises from your own mouth. Ẹ mú orin kan lẹ́nu yín. And sing it loud and clear. Bẹ̀sì kọ́ lóhùn rárá. The king of kings and the lord of lords. Ọlọ́wọ́ àwọn ọba àti olú àwọn. Lọ́wọ́ has brought you to this service. Ìsopin wá sí ìsìn òní does no wonders in your life. Ó ti ṣe ìyanu náà yé. What is mighty God we serve. Ọlọ́run alágbára là ń sìn. Glorious Father we serve. Bàbá ológo là ń sìn. Masikapoya bó ṣe ń bẹ́ra bó kọjá. Dàrébó sọpẹ́ndé tẹ́lákáyà bó ṣe ń tẹ́ bàbá. Thank you Jesus. Ó ṣe Jésù. In Jesus' name lórúkọ jésù la gbàdúrà. listen brother. ẹ tẹ́tí gbọ́ ara. so many transactions spiritually has taken place here today. ọ̀pọ̀lọpọ̀ kan ló ti ṣẹlẹ̀ nípa tẹ̀mí ní lónìí. so many destinies have been changed. ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ ló ti yí padà sí rere. But we've prayed only about twelve of those prayers. Ṣùgbọ́n méjìlá nínú àdúrà yìí la ṣì gbà. We'll deal with the other eighteen next Sunday. Èyí tó kù á gbà ní ọjọ́ Sunday tó ń bọ̀. By the grace of God. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Let us share the grace of fellowship. Ẹja ṣe oore ọ̀fẹ́. Grace of our Lord Jesus Christ.